tí wọ́n kọ́ wa ni tí wọ́n kọ́ wa níṣẹ́ tí wọ́n fún òlé wa lọ́wọ́ tó fún wa lọ́mọ bí àná wọ́n lànà tẹ́kẹ́ fún wa mọ́ wọ́n bẹ láyé àti wọ́n sí mọ́ lábá tó fi yí nì báwa ṣe sí ádà níwẹ̀ báwa bá tẹ̀lẹ́sà níbi jòkó pẹ̀lú ògbó ọlọ́run ọ̀rọ̀ ọwọ́ tẹ́tẹ́tẹ́ Àlùbáríkà ó sì rọ ọ̀rọ̀ akọ àti ìyàwó tó bá tẹ̀jẹ̀ sí tó pẹ́ mẹ́ tẹ́lẹ̀ ló tún máa lékún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 ورضا نفسه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ رضاه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 اسم الجلالة ọkọ̀ọ́lọ́ tọ́lọ̀ ọ̀nà pẹ̀lẹ̀kọ́ ọ̀nà láti ọba gbogbo àwọn orúkọ láti kí ọlọ́run láti kí láti bẹ̀rẹ̀ láti pè láti púpọ̀. lọ́wọ́ ètò ṣe fún àyí tọ́pá wa láàmú lágbólé wa ilé ìpàpó ilé ìyá ìpàpó torílé ìpàpó tó bẹ̀lẹ́sọ̀ eléyìí ilé ńlá ní bẹ̀mí àwọn bàbá ti jáde wá bàbá hamba yìí nílùú bẹ̀bẹ̀ wọ́n ti ṣe bẹ̀bẹ̀ síbẹ̀ má ṣe má lè gbàgbé ní bàbá òun ló gbogbo apé báyìí àtẹ̀bí inú ilé àtẹ̀bí lókèrè ẹkù àtẹ̀bí ní ìgbèrò gbogbo aláàlá dúpẹ́ bọ́lá wọn lórí afábẹ̀gẹ̀ ní ìyàtìyàwó ẹ̀ ọmọ nìkínkín tó ń dùn náà ọba tó ṣe bẹ́ẹ̀ tí ó lè ṣe bẹ́lò ní àgbẹ́fẹ́ àyìnwọ̀ ọlọ́run Ẹja rúrú ọmọta, àṣẹ wípé Allahu, Allahu, Lillahi, Lillahi, Lahu, Lahu, Huwa, هو مولاي مولاي فاغفر لي أتعمهم من جوع وآمنهم من خوف قوم فيكون فكانوا أجاتهم تسيقا مين الله كينا أتكي الله الله الله الله الله الله الله ọlọ́run wọlá bú ti tó ní tí jẹ́ pẹ́ta dára dùn lọ́sọ́ ní kọ̀kọ́ wa. albarka sí àwútà ṣe ní ọ àfi dúpẹ́ fún ọ àfi kí ọ àfi kí ọ ẹjá tó rú sí gbà míì Allahu Allahu lillahi lillahi ilahun ilahun ho ọlọ́run wọlá ogun taarú pẹ́ta bukata wa alùgbọ́dà ní ọ̀rẹ̀ àwọn bàbá ìmọ́mọ̀ ẹlẹ́mẹ́lá ọwà níkàlẹ̀ Bàbá wa náà ìlú alájú àárísá wọn láti gbẹ̀bẹ̀ wọ́n wà níkàlẹ̀. Àfá láti dé orókò wọ́n wà níkàlẹ̀. Gbogbo àwọn Buhaya Buhaya, àfá wa Abdulfatai, arúlò àbájọ wọ́n sà náwó láti ẹ̀kẹ́ni. Pàtàkì pàdé wọn, àwọn náà máa rí gbogbo lóògbọ́ ọlọ́run. Ààrùn sì ní pẹ́lọ́dọ̀ yìí. Àfá wa Imam Garba, àwọn ni Imam níláwó, àwọn ni wọ́n ti wá sílẹ̀ kan fún wọn. Ó ti máa wọn, ó ti gbé nǹkan rù. Ẹ bàbá wa lọ́wọ́ àlàáfíà lọ́hùn bàbá fáwà ṣùgbọ́n láti ẹbí láti pàápọ̀ láti lé ọbí lọ́hùn a fi ń kí gbogbo ẹbí pọ́wà ìkárí gbogbo àwọn bàbá wà tó wà ní ìmọ́mù lè wá pàpù ọlọ́gbàrí ń fẹ́ gbogbo mọ̀lẹ́bílá kí ọlọ́run ní balé yíó ọlọ́run ní bá àdúgbò yí jẹ́ ọlọ́run ní bá lúlọrin jẹ́ ọlọ́run ní bá kúwàrà jẹ́ kò ní bá lẹ́yìn ìwá jẹ́ kò ní bá nàìjíríà jẹ́ kò ní bá gbọdẹ̀ jẹ́ àti gbogbo ọ̀nà tọ́lọ̀ fún aṣíta àti jíṣẹ́ ọlọ́run bẹ̀ ọlákún in tó ṣòro náà ìgbogbo ọmọ sàbà ẹjú ẹ̀. ẹ̀dàkùn ẹ̀tọ́rọ̀ tẹ́lá fẹ́ dáadáa ẹnu rájà búláwà tí ń tọ́lẹ̀ yìí ọlọ́run bá wà ní púpọ̀ fáwọn nẹ́bù ọlọ́run àwọn tó ti rò nǹkan ò lè ṣe mẹ́wàá láhìí fún ọlọ́run ló dáadáa fáwọn náà Ẹ̀bí àmì kó nílẹ̀ dáadáa. Àmìnà. Ẹ̀dàgbà ọjọ́ nílẹ̀ dáadáa. Àmìnà. Allah, Allah, Allah. Ẹ̀bí ọmọ sókè Allah. Ẹ̀kígbé Allah, Allah. Allah, Allah, Allah. Ẹ̀kígbé ọlọ́run Allah. Allah, Allah, Allah. Ẹ̀kígbé onírúurú Allah. رسولها الله الله الله قديما الله الله الله la Allahu akbar. Allahu akbar. Ọkọ́dà ní ẹlẹ́kẹ̀ẹ́sí. Ọkọ́dà ní ẹlẹ́kẹ̀ẹ́sí. Àtàlátù ló kún ní sí. Àtàlátù ló kún sí. Ẹ̀rí wà sí. Wọ́n ní wà sí. Àpá àti ṣe wà sí ló kúrá tá sì dúró wà sí ni wá. Wọ́n ní tó kúrá tá dúró iná wà sí ni wá. Ẹni ìsàfà lọ ní yà. Tani ìsàfà lọ ní yà yìí. Ìṣẹ́ ń tí ìsàfà. Òṣìṣẹ́ ń tí ó sàfà. Bẹ́ẹ̀ bá fàájì òsínú tó Yóò fà sí ìjọsùbá. Ẹni tí ó bá fà sí ìjọsùbá yóò sì fà sí ìjọsùbá. Ẹni tí ó fà sí ìjọsùbá yóò fà sí náfílà. Ẹni tí ó fà sí ìjọsùbá yóò fà sí náfílà. Ẹni tí gbogbo kó wá fún ìjàǹkan lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tó ń kálùkù fún ìjàǹkan lọ́dọ̀ Ọlọ́run. Ẹlòmíràn ṣe náfílà kò ṣe tẹ̀sùbá kò sí ní kò sí káṣá. Àmọ́ wà ayé rẹ̀ jàǹkan lọ́dọ̀ Ọlọ́run. Ẹlẹ́lòmí tí ẹ̀rú rẹ̀ ṣe tẹ́kùn àmọ́ wà ayé rẹ̀ jàǹkan lọ́dọ̀ Ọlọ́run. Wàlí ni lọ́kùnrin. Wàlí ni lọ́kùnrin. tí ó lè. Kí inú rẹ̀ lè dùn ọlọ́mọdá fàlbáìta sí ah, ìwọ ọlọ́run pàmọ́ tí ń ṣe wá ẹni kan sí fi ṣe wá ìwọ náà ni ìwọ náà ni ìwọ náà ni orí ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú ní ìdá tó jẹ́ sí pé ọjá fọ̀rọ̀lọ̀ kọ́sọ́dọ̀ ọlọ́ni pé a mọ́ láti yẹjú ọ̀rọ̀ mi ọlọ́mbà rẹ̀ jùlọ. yẹjú ẹ̀ síbi jẹ́ tọ́ ọlọ́run yẹjú ẹ̀ síbi tó dùn mọ́ wa ẹni ọmọ rẹ̀ ha ń pàrọ̀ ọlọ́mọ́sàbáyọ́ ẹni ọkọ rẹ̀ ha sọ́wọ́ alágbèdá obìnrin ọlọ́mọ́sàbá àgbà padà ẹni ìyàwó rẹ̀ náà ha sọ́wọ́ alágbèdá ọkùnrin ọlọ́mọ́sàbá àgbà padà ẹni ń fẹ́mọ̀ ẹni ń fẹ́ ẹni ń fẹ́mọ̀ ẹni ń fẹ́lẹ̀ ẹni ń fẹ́lẹ̀ ẹni ń fẹ́lẹ̀ mọ́kà ẹni ń fẹ́ Gbogbo yìí ti kó ewu ẹ̀ta, mẹ́jì ló ta ẹbí tọrún fún wa. Jáàmà ìyàwó ta ṣe jáàmà ìyàn sí dáadáa. Alánàbìlọ́dọ̀ ọlọ́run. Ọlá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 على النبي السلام على النبي صلاة على النبي السلام على الله صلاة على النبي السلام على النبي صلاة على النبي السلام على النبي السلام على النبي Àṣàlámọ̀ ọ̀lọ́nàbí, àṣàlámọ̀ ọ̀lọ́nàbí, فاتبوا الصلاة على النبي والنبي والصلاة على النبي فاتبوا الصلاة على النبي Lọ́lá ìnẹ́bò àṣọ́látò alánàbì. Àṣọ́lámò lọ́wọ́ àṣọ́látò alánàbì. Àṣọ́lámò alánàbì àṣọ́látò alánàbì. Àṣọ́lámò alánàbì àṣọ́látò alánàbì ẹbá wa wí àṣọ́lájú àlánàbí àṣọ́lámọ́ àlánàbí Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu Wa alaikum assalamu wa rahmatullahi wa barakatuhu Àti lẹ́yìn dáadé kí màá lẹ́bí àti gbogbo àwọn jàmá ẹ̀ẹ́sbọ́n tí wọ́n dúró pẹ̀lú àfá àgbẹ̀gẹ́mì látorí àmì rẹ̀ àgbà pátápátá àwájúwa Suleiman

ní dárù salam ní gọ́dọ̀ ní dárù nàírí àti dárù masha Allah àti lọ́dọ̀ bàbá ìmọ́mù Abubakar àti gbogbo ikẹ́ wákàtí káàkiri káàkiri áyà tí àfáà wá tó òun náà ni áyà òun ní wà fi kádàrà kó wá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ààlè ìjọ ààlè ìbínú ara wa bàbá manúrò bẹ́ẹ̀ láàlè takúra wa ní bàbá manúrò dáadáa ẹni olóró òǹkọ́dá ní ẹni ọlọ́lá òǹkọ́dá ní kí ni mazayuru kí a mi ìnsẹ́n èèyàn tó ń bẹ̀ láyé kí ọlọ́run fi gbé wa pẹ́ jùra wa lọ mazahiru ní bùjáde kíyàm dídáadá al'insan ọmọnìyàn bí wọ́n ti wà ń ọlọ́mọ̀ta gbàdá ẹlòmí ò ní tí wọ́n fi dá jẹ́ ní kéjì rẹ lọ bọ́mì ti wà yí olóbi tí mọ́ gbà sà díẹ̀ tó nìkan máa pé wọ́n fọ́rún dọ́lọ̀ Èwòlà ń bínú ara ní sí nígbàtà àmàgbàtọ́lá wọn bá ń ṣe é. Èwòlà ń jà sí nígbàtà àmàgbà ń pin àwọn akáàsì pin ẹni tó sì pin ìṣẹ́ bá bínú. Wọ́n wá jẹ́ والذي قدر فهدى والذي قدر فهدى والذي أخرج لمريء جعله بصانعه وملا تنصيه ونسرك للهتيك إن نفعت الذكرى فيذكر من يغفى فيتذكر من يغفى فيذكر من يغفى وتجنب على شقاء الذي يصلى نار القبرين بها ولا يعيون قد أفلى من تذكر قد أفلى من تذكر قد أفلى من تتذكر قد أفلى من تذكر فصل تزرون هذا الدنيا والآخرة خير وابقى إن هذا لفي صوت الأولى رائم موسى lórúkọ ọlọ́wọ̀ ọba tí ó ní aláàpá olé òun lápọ́pọ́ sí títí ìwọ arákùnrin ní ẹgbẹ̀rún láwọn ẹ̀yà wá ẹtìkọ̀ jùlọ ẹlọ́sẹ̀ àmójú ẹnìkan náà ti tó wọ́ padà kárí yìí wọ́n fi kó gbígbé wọn lọ́wọ́ ẹ̀tún bí wọn lọ́wọ́ náà ní ẹ̀sùn sùúrù ẹbá lè jùkú lẹ́lẹ́bá lọ́wọ́ ìgbàmọ́kẹ́ ẹgbẹ́ àwọn ẹ̀yà ilẹ̀ ọ́ Tẹ̀bísí máa rábíkà làálá ọ̀sán. Tẹ̀bísí máa rábíkà làálá. Àwọn tẹ́lẹ̀ Ẹjọ́ ìgbàlẹ̀ bá rí ọ̀dá pé ó kọ rẹ̀ yóò tún

kí láàdé tọ́lọ̀ fákàbí ló ń jẹ kí ò fẹ́ mi olóṣùlù hànàlá ẹkùn sẹ́gbọ́ ti ṣe tó ló fi ọmọ pàmí láàárọ̀ yìí kí láàrín kẹsẹ̀ bọ́lọ̀ ní mi fúró tó lórí méjì ni kí lálàkẹ́ rẹ̀ ló ń kọ́lé abẹ̀rẹ̀ fẹ́ sáájú ẹ̀ awọlé tó sí a sì kàwé jù lọ wọ́n wá dénjú ní wọ́n kọ́lé wọ́n lé tọ́ra mọ́tò kan náà lẹ́kọ̀ọ́ àà láti sọ pé subhanallah wọ́n tẹ́tẹ́ torí lọ́dọ̀ tí wá kọjọ́ ti rẹ̀ lọ́dí sí máa tó dájú bó kúrò lọ. Alága nínú fẹ́lẹ́fẹ́lẹ́ ìjọ ilé ìjọ gbogbogbò tí mọ́tò. Máa jẹ́ tí mọ́tò láti gbóbi yọ́

bẹ́ẹ̀ ni òfin kọwọ́ rí ẹlẹ́mọ́ ìfẹ́lẹ́fẹ́lẹ́ bí àpá tẹ̀lẹ́wàì yóò lè fẹ́ àwọn mẹ́rin sílẹ̀ yóò sì máa pẹ̀ gbogbo wọn tí ẹ bá dìrì tí ẹ bá pọ̀ tí ẹ bá dá ní ẹ̀yìn dáadáa ọ̀fẹ́ lè dá méjì ẹlẹ́mọ́ sì sọ fẹ́ tó gbogbo àyíyìn ilé ah. ìlọ́takúnná lẹ́gbẹ́ sí yàrá pẹ̀lú yàrá jáde látàn yẹ́yà máa ká àgbàdo ní ta ló ṣe é ah. ẹlẹ́kùn dáadáa mọ́ nọ́rọ̀ dáadáa wà láhìá ní bínú máa ẹ̀rẹ́ tó ń bí ní fún ọmọ ìjẹ́kẹ́ ń pẹ́ ọgbọ̀n rí pé nǹkan tó ń lo ìwọ́ àlẹ́gbọ̀ kọ́ máa pé ẹ̀yìn ọmọ tẹ́fẹ́ rí tí mo ṣe lọ́jà alápá tí mo darí bẹ́ẹ̀ mọ́ kọ́ lóyìn ọjà alápá tó ń lọ́kan tó bí ta ní ṣiṣẹ́ náà Ẹ̀yìn ọ̀tún àwọn ẹ̀ṣẹ̀ àwọn ọ̀rọ̀ Èéṣẹ́ iná jí ṣe tó wọ̀n jí ìsìn kọ́. Ìwọ́dún tẹ́lẹ̀ ìrẹ́sì rí. Ẹ̀hìn ìyàwó àbá ni àwọn ìsìnkú ìwájì. Ẹ̀yìn èyí sì kọ́ àwọn. Ọ̀tẹ́ àbí ọ̀tẹ́. Ọ̀tẹ́. Èyí ó tò kó jẹ́ nílò lábẹ́ mú jẹ́. Ọlọ́wọ́ àwọn ni sàfẹ́sẹ̀ gbogbo àtàn local government yóò ilé ìwé tó gbẹ́ jọba gbà ní òun tí ó jáde àfáà inú àwọn ìsinmi fẹ́lẹ́fẹ́lẹ́ tó nígbà tí wọ́n lè jẹ́kọ̀ọ́ kan mìtánù kẹlẹ̀rú sí pé ilẹ̀ amómi lákíwọ̀ ọ̀yá ìwé tẹ̀dá kan mọ̀ mọ̀ wọ́n wọ́n kọ́ kàkà tí èmọ kí ó yẹrù làyà rẹ̀ ni ṣàkí sí máa rántí kàlà aláà tọ́rọ ọlọ́run tí ó fẹ́ kí èmọ bí púpọ̀ sáti gbà fún tọ́lá ti rọ̀ ó títí tó pín ọlẹ́mì ọ̀fún subhanallah subhanallah Wọ́n ní wọ́n alhamdulillah. Wọ́n lábí sọ bẹ́ẹ̀ ń gbàta àfẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó ní àti náà. Irú sẹ̀bí sẹ̀bí subhánà bẹ̀rẹ̀ tó wà náà pẹ̀lú yọ́ ma lọ sí nǹkan bí ọkùn. Tààrà bí Tàhàmídù kún gbogbo ẹ̀ ní wọ́n kà sí nǹkan bí 500 àti subhanallah, alhamdulillah, la ilaha illallah, Allahu akbar, gbogbo àwọn gbólóhùn ọ̀tọ̀ Bí bá dé mọ orí ọlọ́run tó dé jòkó gbà ń kẹrọ ọlọ́run. Tàbí ìsmọ̀ bí kàrà ààrẹ alẹ́rí pàlápàá sàmúwà àwọn lẹ́rí ní ti ká ọlọ́rẹ̀ ìgbà mẹ́sì ni wá mẹ́sì ló ní mọ́mẹ́ni ìjánẹ́lá ní ọya primary àti bẹ́rẹ̀ ní secondary local university america tó sí bẹ̀rẹ̀ america yìí ẹlẹ́mí wá ti kàrí kan wá tí ó tún náwó lórí ẹ̀wọ́n tó gbé mi ọmọdé kan Àníkẹ́dà iṣẹ́ àdíkẹ́sẹ́ kí ní fàbí ìsúnà rọ́bì kàlà àlẹ́ Alẹ́bí alákọ́bá sọ́wọ́. Ọba tó dá tó ṣe wá dédé, ọ̀sẹ̀ nìkan dúdú, wá kó tó Ẹ̀wọ́n tó jùgbò rẹ̀ láwọ́ àti kọmọ wá bóra sígbà náà wá bóra. Ìgbà ni ẹ̀fẹ́ kan wà á jẹ́ kóòkì, ẹ̀kẹ́ kan ọgbọ̀ bá sàwọ́ Àìlẹ́bí kọ́lọ́kọ̀ bá sàwọ́ ọdá wa ń ẹlẹ́ òkúpa láàrin wọn ṣàmà kó kúpa ó náà máa fún òkúpa tẹ́rẹ̀ ẹ̀yà kàfílà ní kan lójú fún india ni wọ́n ni wọ́n rẹ̀ tápù wọn lárúbáwá ní ọdún mọ́ wọn àwọn ọmọ anábì mọ́ ni àṣíwá látọ̀dọ̀ ọlọ́run ni ẹlẹ́ ní àti a ti sára pẹ̀lú ẹ̀ ta ló ṣe é ní tí ọ̀bá mọ́ wa lè yí ẹ̀dá wa padà a lè yí kádà lọ́rọ̀ padà nígbà tí ọ̀ bí ní wípé ọlọ́run ẹjẹ́ ń gbé nǹkan mi kí ń ga mo ti kú rídù láàrin bá lórí wa ó bí mo ń gbé ọlọ́run ẹjẹ́ ń gbé nǹkan mi mo ti ga jù kí ń kú rídù ó dé sí àwọn yókù ó ti gbé nǹkan mi pé ọlọ́run mo ti fẹ́lẹ́ jù atẹ́gùn bá fẹ́ púpọ̀ ẹ̀rọ mọ́sùn gúrúlẹ̀ tọfara mẹ́ẹ̀dá rẹ̀ kí ló tọ́rọ̀ fara mọ́ toró tàbí nǹkan ní kiri Lọ́gbàdọ́gbà tí wọ́n ní ìlẹ̀ kìí ṣe pé dọ́gbàdọ́gbà pé á kúrú bákanáà, á sàn bákanáà. Lọ́gbàdọ́gbà pé

láwọn ọ̀dọ̀ wọ́n sì gbà pé mi mo fún ọlọ́jọ́ pé ọjọ́ ti ń bọ̀ adọ̀ yìí wọ́n sì lọ sí program lórí ẹ̀wọ́n tẹ̀ yìí wọ́n pọ̀kùnrin kan ní sẹ̀mí ìwáìtì wọ́n gbajúmọ̀ púpọ̀ wọ́n mẹ́ ilé ìsàgbẹ̀ ńgbà tí ní tó èmi mo fún ọlọ́jọ́ òní bẹ́ẹ̀ náà wá ní àfáàrà sí ìdìkan mo ní kó kú òní ìyẹn dáadáa ní púpọ̀ lè kí ó bọ́ ọlọ́wà ní ọlá àlùbáríkà ọwọ́ alẹ́wọ̀n ní dáàkì kan sí abúlà tó wọ́n kọ́kọ́ sí ẹ̀yìn lẹ́wà mọ́ wá fún lọ́jọ́ ọjọ́ òní ni àwọn ìlàgà ni wọ́n sì mọ́jọ́ wá láti ilé ìyàwó káwọn kúkú sí pọ̀ lẹ́ẹ̀kan náà ọmọ eléjì ni ọmọ wa ni mo wá sọ́wọ́ àwọn alẹ́bí kọ́

ìyá nínú ti bá lórí rẹ̀ náà kẹ́lẹ̀ àwọn tọ́lọ bá gbé jáde fún ni lórí ìyàwó ẹni àgbà ni èyí tó bá gbé fún ni lórí ọkọ ẹni àgbà ni agbàkádà arákágbà fún wa kásùgbà táàmà tí ó padà ṣẹlẹ̀ agbàkádà arákágbà fún wa ẹ̀jẹ̀ kágbàkádàrà kágbà fún wa Ẹjẹ́ kágbà tí a máa tó kàgbà sẹ́lẹ̀, ẹjẹ́ kágbà tó dára, kágbà bòrò wa. Kágbẹ̀rú kẹjà rẹ̀. Ẹgbẹ́ káàbẹ̀ káàbẹ̀ káàbẹ̀ fóòlúwa. Ẹgbẹ́ káàbẹ̀ káàbẹ̀ káàbẹ̀ fóòlúwa. Ẹgbẹ́ káàbẹ̀ ntá ìmọ̀ tó bàbá fẹ́lẹ̀. Ẹgbẹ́ káàbẹ̀ káàbẹ̀ fóòlúwa. Ìjọ́ ní ilé orí tò ní ìlú ẹ̀ yìí. Ẹgbẹ́ káàbẹ̀ káàbẹ̀ káàbẹ̀ fóòlúwa. Ẹgbẹ́ káàbẹ̀ káàbẹ̀ lágbà fòròwà ẹjọ́ kàbàntà òmà tí ó kàbà sẹ́lẹ̀ ẹjọ́ kàbà kàdàrà gbàgbà fòròwà ẹjọ́ kàbà kàdàrà gbàgbà fòròwà ẹjọ́ kàbà kàdàrà gbàgbà fòròwà Ẹjẹ́ kẹ́kọ̀ọ́ kádàrá ẹlẹ́kùnrin òun ló tó gbogbo ẹ̀lẹ́bẹ̀ rẹ̀ wá dàrí lọ́bẹ̀ tí wá ní àyín nígbà tí ò rí báwa ti fẹ́ tí ò rí òkú fẹ́ tí wọ́n bá bá wùí di lọ títí títí tí ó bá ní mùsùlùmù kátàrà ní ọ̀kọ̀kọ̀ bá

àwọn ọmọ tẹ́lẹ̀ fọ́kọ́ bí ọmọ ọ̀tà yẹni tó bá sọ ọmọ dánú tó bá sọ bá kú sí ọ̀pá ya tó bá pẹ́lú kíláwà dé yẹn nígbàtà ní nǹkan méjì a máa sọ bí ojú àwọn olóúnjẹ ọlọ́njẹ́ ọmọ ọ̀tà tó bí ọmọ pàwà ní jásí sáàwá ní sàdúà mọ́ bẹ́ẹ̀ ni lábá ti sàdúà ó pọ̀ sí sàdúà yẹn kí ni pẹ̀ẹ́pẹ̀rí tójú kìíní máa ń jẹ́ negative tójú kẹjọ máa bó ti rínú bẹ́ẹ̀ ọ̀bá sọ nǹkan nù ẹlòmí ò ní ilé àpẹẹsẹ̀ kí ń lọ gbà yí kí n gbèrò yẹn ni pé kẹ́lò kan sọwọ́ nínú rúrù kó sọwọ́ rẹ̀ nùkọ́ máa sunkún kí ọwá ahẹ́wó kọ ọmọ rẹ̀rìn pẹ̀lú ọgbọ́n ọlọ́run mọ́lẹ̀ àjí wá jẹ́ àádẹ́kọ̀ bàbá wa àádẹ́yẹn pẹ́kẹ́ sí nínú òkú lórú wọn kò tó gbogbo ẹ̀fẹ́ bẹ́ẹ̀ ní bí kan òṣò èkejì òní sí ìwọ̀n lábínú máa ní ẹ̀bá fẹ́ mọ́lọ́ kọ́lá bí ọ̀kí ọ̀mọ́lọ́ sí òsì lọ́nà tó bá fẹ́ ní ìsinmi ìwọ̀n ni obínú máa torí kò sójú rẹ̀ nígbà tí wọ́n ń tò ìbínú ní òsì lè yí padà yóò wùlẹ̀ tó dákú fi sínà fọ́ọ̀lù Tẹ̀sí sí máa rábì kọlá alẹ́ Ẹjọ́ àjọ máa tí ọlọ́run yìí. Ọlẹ́ni kọlọ́kọ́ bá sọ̀rọ̀. Àwọn tó bẹ̀rẹ̀ tó ṣe wá dé tó bẹ́ẹ̀. Ọlẹ́ni kọjá rọ̀ bẹ́ẹ̀ dẹ́. Àbátọ́ wá kájà rátá bá kí ẹni kọ̀ dára tàbá fi sádà sí tónítùmọ̀ táà bá fi sádà sí ta kí ó sùn láì sí olóko mọ́ta ààrẹ ní kàbàrà fàhẹ́dá tàbí ní kádàrá tónítùmọ̀ tàbá gbé ní kàdàrà tàbí sádà tàbí mọ́gbàlú ìtumọ̀ rẹ̀ ni pé máa fi jí àwọn kàtàrà ní kádàrá kéékèèké táwọn ní tẹ̀wòrídì kan sọ pé ọlọ́run ò mọ̀ yíò ẹnu wọn Nígbàtí ti wá rẹ̀ náà, tàà máa yàgbẹ́, orí ń tọ̀, orí wa, tàà ń sùn, ah, tó gbẹ̀ kọ́dà tó nǹkan kí ń kìí kí mọ́lọ́ ti ráyè ẹ̀ àwọn àgbà jẹ́ máa lè lẹ́ta níyàwó tó ogoro níyàwó aṣẹ́mú yàrá wà dáa mọ́ tó láti ráyè ọlọ́run ráyè rẹ̀ dẹ̀rẹ̀ tẹ báhun àwọn tó ojú kan ní rárá gbogbo ẹ̀ lọ́lọ́run ráyè gbogbo ẹ̀ lórí gbogbo ẹ̀ lọ́mọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kan ní ìsìnkò ilé àtàrò ilé bítàṣẹ́ ilé ìtàgbọ́ ilé ìtàmà ilé ojú ẹ̀rẹ́ lọ́wọ́ bá máa wọ̀lẹ́bí ìbọ́jára bá dáwà lẹ́bí tàdára bá dáwà Ipe ní Kwara State lọ́dún yóò ẹ̀ẹ́nà 25 billion lápèjúwe. Odidi ni wọ́n kà ti gbé kalẹ̀ láti Àbújá. So gọ́ọ̀nà wa ní ọmọ wa mọdé ètò tó fi àṣà local government tí ó kún ti mọ́rọ̀ local government tí ó kún ti tí ó wà pín gbogbo àwọn ìlú míì tó so máa ṣe ikú tó kéèkéé o ní kàdárà orí sádà ẹ̀rí Wọ̀lẹ̀rí kọ́ dára fàádá, wọ̀lẹ̀rí kọ́ dára fàádá ọ̀nà tó wá ṣe kádàrà ti àpèjẹ ní báyìí ní tó kó náà wà ẹni tó tì láyé síyàwó tó ti jẹ́ pé gbogbo èèyàn kọ́ ni ó tó tì láyé síyàwó ní òbí ma ọmọ rí sí àìsíyàwó kọ́ Òṣìṣẹ́ sí àrẹ́lẹ̀, àrẹ́lẹ̀ kò tún lọ sí kìí ní ìtẹ̀pẹ̀ sí. Ọlọ́run ní pín gbogbo ẹ̀ látara àkan ní tí ṣe kan. Ja'ala al-aqdara qaddara al-aqdara wa sababa al-asbab. Ọgbẹ́ kára kalẹ̀, ọwá gbé sábàbí jì. Ọba tó ní wípé kí nínú jáde lára ìyàwó síse ló ń bọ̀ wá sọ̀kalẹ̀ síbẹ̀. káàdì ara àbẹ̀gẹ̀ níyì lẹ́bùn ojúlẹ̀ ẹ̀kan ó yàtọ̀ fún ti àbẹ̀rẹ̀záàkì àbẹ̀rẹ̀záàkì tó yàtọ̀ fún ti àbẹ̀rẹ̀bàtáì bẹ́ẹ̀ ń tọkùnrin tọkùnrin yàtọ̀ ọlọ́run ó fún ẹ̀dá kọ̀ọ̀kan ẹ̀rẹ́ yóò ti ní máa jẹ́ òkúrò láyé fún kí lòun ti ọ̀rá wáyé fún kí lòun wáyé fún lọ́rọ̀ náà fún àìmá ní àìsì púpọ̀ ni kò sí ẹni dọ́là ń gbé sáré lásán nígbàtí kankan jẹ́ ń bẹ̀láyé ọlọ́rọ̀ ti ṣe èrà tí ń bẹ̀láyé ewúlò ewé wúlò ejò wúlò èso wúlò inú àfáà ní kílmọ̀tún ẹ̀sàn wọ́n ìdárí márùn-ún dára kí náà tẹ́rù yàtàwà lọ́lìjú ọdún mi ní ìmọ̀ tí kí mọ̀ tún lè sáàni máa wenyị tụliga iru ka ịhụ trutiyi nweketi rụọ nna zi ya t dianwanị ali arụtati gaatọ laodia arụla riki aehino يعرفونه وأبي تذكيري وشرار الناس مغلوق اتباع يبذدون الأرض من سلطته ليتهم يا ليت من والاهم لفساد الكون مزيج له إنما خير الورى من رزق مزبا مزتاسين نوزواته yóò láwọn díkìrò jẹ nílò òfúnlẹ̀ ayá tí tó ń bá yóò tí láà díkìrò ó fi ṣokúrí bàbá tó bí bàbá gẹ́gẹ́ ní ìlú ọlọ́run fún wọn ní kíma ọ̀rẹ́ ni wọ́n pẹ̀lú bàbá rẹ̀ lẹ́hà ọ̀rẹ́ ni wọ́n wọ́n mara wọn wọ́n sì fi wọn sáàrí ara wọn ọ̀hára wọn lọ́rùn ọ̀rọ̀ ni wọ́n pẹ̀lú ọlá ọ̀rọ̀ aláyì pọ̀pọ̀ bẹ́ẹ̀ tó lọ ìgbà yẹn ẹ̀mí tọ́lọ fún ẹni kọ̀ọ̀kan wọ́n fi ara wọn lọ́wọ́ nígbà àdúgbò ẹni àti ìwọ náà ìgbéra ìgbé pẹ̀lú ara wa ájọ wúlò láyé ni láwájẹ́ ìyàwó rẹ̀ yóò wúlò ọmọ ìyálé ọmọ ìyá ọmọ ẹ̀gbọ́n máa múrò kí mọ́ tó ẹ̀ǹkáàni lábẹ́ sọ̀rọ̀ bá ìlátò nílọ lọ mọ́ pé tó ọlọ́ndani wáyé kí mọ́ bọ̀ ní bí ọ̀gá lòmí kí mọ́ bọ̀ ní bí ọ̀gá lòmí ọdá abẹ́ ìwò ti dá ọwá fún ní nǹkan lára rẹ̀ tí ó máa fi dárò ra rẹ̀ jẹba fẹ́ ìrìn àjò àti táyé àtúnbí kẹgbogbo àwọn èèyàn tó máa lóbi wọn fún gbogbo bàbá rà yóò sì ṣiṣẹ́ ṣé kankan ìwúlò nígbà tí kankan tó máa bá àwọn wúlò ní jíjí òyìn orí múlò àwọn tó máa ń parẹ̀ ní gbára lè fún Mọ́rọ̀ ọmọ látòrí lọ pé ìròyìn múlò mọ́ wà láyé lásán ránṣẹ́ lọ́wọ́ ní o. Ọlọ́run wá wípé kọ́mọ̀ lè egunlá àbákẹ́kẹ́ lè egunlá a máa ń tó jẹ egun lọ́mẹ́lá rẹ̀ ọba gbóòdò ìwọ́fẹ́ hàn pé ní bẹ́lára àwọn tó jẹ egun rẹ̀ àdára ọkọ́dára kéèkéé sáàdá wá kọ bí èsè mìí sí ọ̀lọ́ni tó ń gbọ́dọ̀ náà wà lórí àdára ọkọ́dára màánú ọ̀hárún fún ní o sáàdá wá kọ bí èsè máa lòmú ẹ̀fẹ́ ní bá lọ́yìn àjẹ́ àtẹ́fẹ́ rẹ̀ àdára ọkọ́dára ẹ̀sìn kí a máa gùn sáàdá ọwọ́ kò pé pátákò rẹ ni ọmọ bí gbìgbára rẹ̀ alẹ́bí ikọ́ dára sáàdá ọkọ̀ dára ejò ní kọ́kọ́ àmọ́ kó lówó lára ó sì ní síbi ahọ́n ẹ̀ wọ́n á jọ mọ̀ pé síbi ahọ́n rẹ̀ yìí mọ̀ tọ́jú kìíní nìsí. Wọ́n lẹ̀bí bá dára fàádá, wọ́n lẹ̀bí kàdára fàádá. Ọmọ tó sọ àfáà ní àfáà nínú àwọn alágbára méje Ó sì ṣe àwọn àlìjẹ̀ lómẹ́dì tó wọ́n alágbára ni wọ́n láyé ara kọ́ ọmọ ó ti máa lo agbára wọn wọ́láwùn ẹ̀dọ̀ yẹn tó ní ẹ̀dọ̀ ẹranko tó ní ẹ̀dọ̀ tẹ́gùn tó ní ẹ̀dọ̀ báyìí ọkọ̀ wọn kàdára ọkọ̀ ẹranko kàdára ọwá kọ́ àwọn àkátá ń pè lónìí hmm, àwọn Ọlọ́run tó ń pẹ́ àdà, ó sì kọ ọmọ oṣù máa lò, ó gbẹ́ta bá fẹ́ ṣubú èèyàn lọ́dà àrapọ̀ mọ́ yín. Ilé wá fẹ́ lọ lúlọ́run lọ́dà àrapọ̀ mọ́ lọ́run. Àìrẹ́rì kọ́dà fàádá, ọwá tó kọ́ ọmọ ènìyàn wípé kọ máa jẹ́ oṣó, ìgbẹ́tara fẹ́ ṣó, kọ máa jẹ́jẹ̀, ìgbẹ́tara fẹ́ jẹ́ rú jíjẹ́. Ó bí ó Ẹni wọ́n bí mọ́ Bí ọlá mẹ́ta jẹ́ mẹ́sìn nǹkan tí wọ́n rí ìdàgbẹ̀. Bí ọlá mẹ́ta sọ́rọ̀ nǹkan rí ìdàgbẹ̀ tí èèyàn bá mẹ́wé tó pàápọ̀ mọ́ àtọ́lá ti gbó mi. Hmm, ọbẹ̀ mú kí ní ìpápọ̀ máyì tó gbé mi lójú màálù. Alábi kọ̀ dára fọ́dá. Ní ní ó, wọ́n Àlẹ́bí kọ̀ dára fọ́dá wà ní àbábẹ́ bẹ̀rẹ̀. Kọ̀ dára fọ́dá. máa fẹ̀. Tí mẹ́lá ìwà ìtẹ́ sí ìdá ìrà àti ní ọpàá dárí ọdára ọlọ́run mú kàdára ọlọ́run kádàrà rẹ̀ pé mo sì rọ bẹ́ẹ̀ náà ṣe rọ́bá ti wọ̀ fáàdá ó sì kọ ọmọ tó lọ́rọ̀ ní ó pè ọkọ ọmọ tó èrò ní ó pè kí ní ó fi kan ara bí èmi rẹ̀ pé mi ọ̀mọ́ Wọ́n lẹ́rí ìkọ̀dára bàádáa. Ọlọ́run kọ́dàrà ilẹ̀ àmà ọlọ́run wà ayé ọlọ́run èyàn lè kọ díẹ̀ nẹ́bà máa pọ̀ ní òsì nẹ́bà máa pọ̀ sí alẹ́rí kọ́ dára bàhádá rọ́lẹ̀ ní akọwàjá ní màáyé Akọ̀rọ̀jà ìmọ̀rí hàdà pẹ́lú bá ọ̀nà pípẹ̀ sí ẹbí ní ẹjọ́ sí ń tábà gbínú ayé àmà lọ́gbẹ́gbẹ́ kálùbà táǹkan lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ ìbínú tó ń bí nǹkan ọ̀rán kẹ́kẹ́ o ń bínú fẹ́ yìí gbá ni ọwọ́ ọba tó dá igbá ti gbé ó fi agbá kalẹ̀ ó sì fi ọmọ ayé ẹ̀ tó sì dìpa àyàbí tí bínú rẹ̀ rà ṣe déédé tọ́lọ̀ ń fi tọ́lọ̀ ń parí ẹ àbí tí ìyẹ́nù rẹ̀ rà ṣe déédé tọ́lọ̀ ń fi Wàláyé kò sí kò sí yàtọ̀ sí méjèèjì. Wọ́lẹ́bí fọ́tà yàtọ̀ sí méjèèjì. Wọ́lẹ́bí àkọ̀rọ̀jà límọ̀ wá. Àwọn méjèèjì tí mọ́ kà àti màláíkà àtàwọn annabi ọdún méjì, àtàwọn àlùjànnú olóògùn ọdún mẹ́fà, àtàwọn alágbára ìdájẹ́ jọ sí ó pè mẹ́rin ọdún méjì. Gbogbo ni ẹjẹ́ tóbi tó tán ní ìṣẹ́ ìjẹka lẹ́yìn ọlọ́run. Irinṣẹ́ ọlọ́run wọ́n fi ìṣẹ́ ọlọ́run wọ́n ń fi ṣe yìí. Gbogbo ẹ̀fọ́ àti àjẹ́ àti àfáà tó mẹ́rin àtọlóògùn àti gbogbo alágbára àtàjẹ̀mú bá pàwọn bẹ́ẹ̀ tí ẹ lóòrè kan aláàbá ti ń ra àkọọ́lẹ̀ láàrin bá ó sàbẹ́fẹ́ ilá máa kọtùkátàbà bá ti kọ fún Àwọn apẹ̀rẹ̀ àwọn tí ọ̀rá ní jésù ajẹ́pẹ́lẹ̀ ìlò ní sí ó fẹ́lẹ̀ ọwá bí wọ́n ṣe dábà bí kọ mẹ́sì torí pé kí ni àti kọ́ kalẹ̀ àti ti gbé kára lọ sókè tó jẹ́ ìfẹ́kọ̀ sàhàr ìrẹ́dà ń kọ́ ní ìjíjẹ́ wọ́n ni kọ̀dẹ́rẹ̀ láhùlà kìdára ọlọ́run ti kọ kádàrá pé tó dára ẹ̀dá the armistice ààrẹ àgbìsàn ìgbẹ̀kẹ́ 50,000 sana aywa 50,000 sana ọlọ́run ti kọ ìjòkó yóò ti kọ́ kalẹ̀ ìbínú yóò ti kọ́ kalẹ̀ ìyẹ́mù yóò ti kọ́ kalẹ̀ kí o sí ìdáwa ní 50,000 years 50,000 years ní kádàrà wa ti ṣáájú wa ní kára lè ló ti kára lọ sápíánì kánú wọ́n bá wọn ti píánì ká lọ bá àwọn tí ṣe àwọn gbogbo ọba àwọn àti kọ́ yàrá sínú rẹ̀ àti yọ̀dẹ̀dẹ̀ sínú o àti yọ pẹ́lẹ̀sì sínú o àti yọ kífìnì sínú o àti yọ tájì máa jẹun sínú o àti bá ipá máa páàkì ìwé sínú o àwọn tí ẹ̀rọ bá ti kádàrà ilé nǹkan tó kọ́ ó ṣe ilé ọ̀rọ̀ abúrú ní tó máa ń pè fáàkì ìwé kalẹ̀ ká tó sí àákàgbé àákàgbé bíríkìlà torí ẹ̀ pé ń gbé wọ bíríkìlà ọ̀yà ń gbà lọ́wọ́ Tẹ́ẹ̀dà tó bá ṣe nǹkan ní ìta àkọ́ síbi ìwé àbà ìwé tara ní ọmọ ojú ẹ̀sí ìkọ́ lọ́wọ́ orí dájú fún ọ tí ojú ẹ̀yí padà. Wọ́n lẹ́rí ẹni tí ó rájẹ́ lóògbọ̀dá lọ́ba, àbá àtẹ́lẹ́ ọba, àjẹ́ta ń ti gbé, òṣẹ́ta ń pariwo, pásítọ̀ta ń pariwo, ẹnikẹ́lẹ́gbẹ̀dá ń pariwo, píríkìlà Bẹ́ẹ̀ bá sí dáni ẹ̀ ní pariwo àwọn mọ́tàlẹ́ ẹ̀ká pariwo, Allah! Allah! Allah! Allah! Allah! Allah! Allah! Allah! تحل بها فلا الله الله الله الله الله الله الله الله láàrin bí dáadé wọn

Àǹkan náà dán bẹ́ẹ̀ náà, a jẹ́ kọ́ mà sí, ọ̀gá mà sí, ọ̀gá mà sí. Gbogbo ní fẹ́ alọ́mà sí ọlọ́mọ́gbà bá tún sí. Àmìnà. Ọlọ́mà tún sí. Àmìnà. Ọlọ́mà tún sí. Àmìnà. Ọlọ́kùnrin Allah. Kí wọ́n lọ́mbẹ̀ ọ̀ tí ò bẹ̀lẹ̀ ní? Ọlọ́mbẹ̀lẹ̀ ní lẹ́wà ẹwà ní èyí tí òun láyé tí ò kò àbúkùn lẹ́wà ọ̀tọ̀ níwà ọ̀tọ̀ níwà kí mẹ́tù ìntàn ṣe bí tí gbò lápẹ̀ ní ríwá ìdọ́gbẹ̀ bọ̀rọ̀ rárá ẹ́ quality quality quality kí ni quality rẹ̀ lápẹ̀ ní lọ márùn tó bá jù pẹ́lọ̀ pẹ́ ìtọ́lọ̀mbọ̀ ẹ̀ tó bá jù pẹ́lọ̀ pẹ́ tó gbò kó tù tọ́ dáalágbà tó tù tí ọjọ́ tó ń gbọ́wẹ́ fún láyé ni ẹ́ ṣe ìjọ rẹ̀ sí ọ̀rẹ́ náà ìyẹ̀kọ́ ẹlòrí ni ìgbẹ̀rẹ̀ ìsáyé ikú ẹ̀ mọ́kànlọ́gbọ́rọ̀nù àlàáfíà fún síbi ọ̀sọ̀ rẹ̀ àti bíbi kan rẹ̀ ó sì máa gbá ẹ̀ṣẹ́ ẹni ọba kàlẹ́bẹ̀ kọmọlẹ̀lẹ̀ àmọ́tàrà ó gbìyànjú tó bẹ́ẹ̀ ní ó pàtà fún ibẹ̀ ni ó ti kọ́lé ibẹ̀ ni ó ti yẹ àmọ́tò lẹ́ni ó ti fẹ́yàwó lẹ́ni

Ànábì Yusuf aléìsẹ́lẹ́tí wọ́sẹ́lẹ́m, àmà ìyá rẹ̀ méjìlá ni wọ́n. Gbogbo àwọn méjìlá lọ́wọ́ fún ní ní ìzẹ̀ kọ̀ọ̀kan kan ni wọ́n, ọmọ ìyá míì ni wọ́n. Ṣùgbọ́n wọ́n mú sí ẹ̀kọ̀ sí ẹwà rẹ̀ láàrin gbogbo wọn. na àdójòkú yìí.

Ànábì Ìsá ayé sọ́wọ́tọ̀ sọ́lọ́m, ìyá tó tọ́ títí títí dàgbà tó lọ́ha ni. Bí i kúrò tí ń dàgbà sí bẹ́ẹ̀ ní ń kúkú fọmọ yìí náà sọ́kọ̀, àkọ́ àkọ́lẹ̀ ni ọ̀sọ̀ tó lẹ́ dáwà alálẹ̀, ọlọ́nà lọ́sà tún sí bẹ̀ kọ́nà mọ́sá àtàtúnṣe àwa náà nínà ìyá tó tọ́ ọmọ láti kékeré jẹ́ pé ọmọ ní dàgbà máa lọ́wọ́ ni tó sì tó rá lè kódà mú bá àmá ń torí pé kí ni kí máa yóò dìbò nǹkan tó lè jà máa ìlú ẹwà lágbìsí ọ̀pọ̀ lọ́wọ́lẹ́ òun ní tó bẹ́ẹ̀ ìyálẹ́ jẹ́ fún mi ọ̀gá mi tó wà lọ́wọ́ ẹ̀sìn ọ̀rọ̀ àìmọ́wọ́ ẹ̀dá fi tí ló bí ẹ̀wọ̀n fún ẹ̀wọ̀n ìkọ́lẹ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó lọ́wọ́n bó ìkọ́lẹ̀ àrí ìkọ́lẹ̀ ẹ̀wọ̀n tó wá rẹ̀ ẹ̀wọ̀n sábà jù síra wọn wọn náà lọ́wọ́ ní mọ́rọ̀ mú mi wà tó ní kí àmì ìsáì nínú àwọn kọ́ọ̀lìkì tí a fi ṣe ìkàláyé ẹlòmí ọ̀fáyà ara ẹgbùlẹ́wà ọ̀mọ̀kẹ́lú ọ̀mọ̀wé olóòlọ́ àmọ́lọ̀ ìsìn ìfẹ́ sí yá ilé láti dé láyé wọn mọ̀ fẹ́ràn rẹ̀ inú ìfẹ́ ló ti kọlé lẹ́yìn ó ti ra mọ́tò lẹ́yìn ó ti lọ́lá lẹ́yìn ó ti lọ́kọ lẹ́yìn ó ti láyá àwọn tó wá pàwé kí wọ́n máa fi àgbàgbà jẹ́ ní ẹ̀kọ́ mi ajẹ́lẹ́gbà ajẹ́gbùgbò mi wọ́n fún mi òun wọ́n fún kọ́dà lẹ́yìn lẹ́yìn lọ́wà wọ́n tàn pé máa bọ̀ wágbà tí è sáyé tí ẹ̀mọ̀ àwọ́wọ́kọ́ àgbọ́n abẹ́tọ́ lálàáfíà tí ọmọ ọ̀rọ̀ ẹ̀kọ́ ìwọ̀n Yẹ́ta alálejò odò ní ilẹ́kì ìgbàlí, yẹ́ta alálejò odò ní ilẹ́kì ogbò fún. Ìmẹ̀túlé ìsáàmì mẹ́rin. Ẹ̀yìn alùmọ́rin ìdára kí mẹ́ta ohun tí èyàn bá ti ní tọ́rọ ń gbé ọlá rẹ̀ sí ìtọ́gbé ọkọ̀ ìyàwó. Yẹ́ta alálejò odò ní Allah Allah Allah Allah Allah ti pọ̀ nẹ́bì Allah, Allah, Allah, Allah, Allah. خير المال ودراكي مته وإذا المال Ẹlòmí, ahán rẹ̀ lọ́wọ́ fi tẹ́ sí fún ní ọ̀yà rẹ̀ jọ̀kó. Ọ̀rọ̀ ẹ̀lẹ́ ni ọlọ́run, ẹ̀lẹ́ tó mọ̀ ní à. Ìta rẹ̀ di kí ó ṣe ń bẹ lára yìí. Ìta rẹ̀ di kí ó ṣe ń bẹ lára yìí. Ìta rẹ̀ di kí tọ́lọ́kọ́tọ́wà tí ó báyìí ní kọmọ rí lẹ́ìjáwó lẹ́ìjágbò kí mọ̀ sí ẹnu ẹlòmí nínú ojú ẹ̀rọ lọ́ọ̀dí sí tọba wọn nǹkan báyìí tọba ní kọmọ adá yọ́ máa dáa ní tọba sì ní kọ́ pá kọ́pà jẹ́ rọ́rà mẹ́ torí kí mọ̀ sí òkèdè ojú láti sí ẹlòmí níbi ẹsẹ̀ ní tọba nọ̀sẹ̀ sí nǹkan báyìí tọba wọlé kan tọba ní ilé nǹkan máa lálùbáríkà yọ́ máa ní tọba wọn nǹkan tọba nígbà ìlú kọ́ máa rí yọ́ máa ń bẹ̀rẹ̀ tó ń bá fún ọ̀nà èyàn a máa wá dì pẹ́lẹ̀pẹ́ èyàn a máa jáwé lé ilé ní kò fi di ńlá bẹ́yàn bá wá tètè má nǹkan ńlá ni yọ́wà jù náà tó máa wá nǹkan méèkì ẹlòmí ọwọ́ lọ́wọ́ mi fífún tó bá ti fọwọ́ kankan láì àlùbáríkà wọ nǹkan náà láti kékeré ẹ̀rẹ́ máa rí láwọn ọmọdé bá bí tẹ bá láti òfin àwọn yìí bá láàrin tọ́lá ìpariwo sínú rẹ̀ gùn láàrin dẹ́rẹ́ta ẹ̀ nígbàdùn lọ́rọ̀ ọmọ mi sínú bá ń dọ́ tẹ́ bá ń ni kìnìkan ni kìnìkan ni ìtọ́lá ń bọ̀ là ń bí ń sọ wọ́n lóòtọ́ ọ̀kan náà gbogbo ẹ̀ irinṣẹ́ kan náà ni ibi èèyàn bá lò sí láì fẹ́ ní orúkọ Ìjọ ilé ìrúbọ̀ wá kí máa bá wú. Bí ìyàn bá ti mọ̀ tọ́lọ̀ máa fún un, Yẹ́tọ̀wọ̀ ẹlẹ́rìí jílọ́dù ní ìmọ̀sí. Kọ́nukọ́ máa bomi sí, kọ́ máa bomi sí kó lè bá dàgbà. Ìmọ̀ tó lè ń tọ́ ni máa yóò kí. Ìfẹ́ yọ́ di máa dín ìláyé ni tó bá pọ́n ọlé láwùjọ. Jalla ọ̀zànlẹ̀dọ́ ní kọ̀wò dé láti ìgbìyàn tó tóbi ní bọ́kẹ́rẹ́ ní nínú agbára ọlọ́run ló ti wá. Fúnnú yóò ń sáàlù pẹ́lẹ̀ kún lórí ẹlẹ́mọ̀ bọ́dí láńlẹ̀ nìbàtá. Ẹ̀rẹ́ ò bẹ́ sí ìbẹ̀ òjígbẹ́jú ẹlẹ́bà ìdá dáadáa. Ìmọ̀ tó lẹ́rẹ́ ń sáàlù náà yóò kí. Ẹ̀yẹ̀kún lórí ẹlẹ́mọ̀ bọ́dí láńlẹ̀ nìbàtá. Wọ́n يكون العلم فضلا للفتى nítorí bàbá kàmàlì àdọ̀gbé ìmọ̀lọ́lọ́wọ́ ìgbẹ́lẹ̀ ní ìgbẹ́láyé bí táìbó láàrin ìmọ̀lọ́lọ́wọ́ bí gbẹ́lẹ̀ ní ìgbẹ́láyé bí ti yàwó lọ́wọ́ ìmọ̀lọ́lọ́wọ́ bí gbẹ́lẹ̀ ní ìgbẹ́láyé bí ti àsìkò ẹ̀ ìmọ̀lọ́lọ́wọ́ bí gbẹ́lẹ̀ ní ìgbẹ́láyé bí ti bàbá sọ́dá Adam ويكون العلم فضلا للفتاة ويعيش البير في أسرته àwọn agbẹ́nìkan bọ̀ wá aláàgbà ń bọ̀ wá àwọn abọ̀wọ́gbà bá ìsinmi wà ń bọ̀ wá tó rí kí ni torí pé báyá mọ̀ nǹkan bí ìparù ẹ̀rọ ọmọdé wá gbé ọlá mímọ̀ fún oríkọ́ máa tọ kíhù kó dájú wo kíhù kọ́ máa jẹ́ pé kòtòkòtò ní ọmọ arúgbó kẹtàkẹtà ní ọmọ ará sọ èèyàn bẹni sí irúgbìn tọ́lọ̀ ń bá lẹ́ fún kó lè bá máa dàgbà Ọkẹ́ sí rúnnà sí àánú ìsìmú ẹlòmí pókùn rẹ̀ ó gà láyé yóò jẹ ní láláyé látara kí ni Iná àlèlè máa lè á ń fẹ́rí wá fún Iná àlèlè máa lè á ń fẹ́rí wá sí Iná àlèlè máa lè á ń fẹ́rí wá sí Iná àlèlè máa lè á ń fẹ́rí wá sí Ẹlòmí owó ló fi kéyàn lára, mo tàbí ọlá, mo tàbí ṣokọ́lá. Àwọn ìṣokọ́lá náà gbọ́rọ̀ oníbàdàn ẹ̀yàn kọ̀kàrẹ́ kan lọ títí kẹ́mẹ́rin lọ́kà ó sì já lọ́wọ́ tọba dẹ̀ntáyé ń pariwo wọ́n fi ń jẹ bàbá àdínì wọ́n fi ń jẹ sẹ́kì àdínì tó bẹ lórí ń bàdà bàbá adédúgbú ọ̀kàrẹ́sàn lọ títí owó ni ẹlòmí owó ni ó ní ìṣayé àwa lè jẹra wa kọ́lọ́wà Ìtí ó padà bí owó ọlọ́ ti gbé fún ọwọ́ sàwọ́ owó, nígbàtà bá bí fẹ́ sí bí owó ń kọ́. Wà ò náà sọ́n kọ́rítà wà lẹ́ẹ̀kọ́ ọmọ rú. Ẹlòmíì nínú èèyàn láyé, olórí lọ́jẹ mọ́gàjí, níjẹ́ baalele. àwọn ìgbà tó wá di mẹ́gbà yìí ìgbẹ̀mọ́ tó wá rí nǹkan sí láyé ìṣolórí olórí gọ́ọ̀nà olórí president olórí chairman local government olórí ẹgbẹ́ tí ń pẹ̀rọ mínísítà àbọ́nàrébù iná ẹ̀lẹ́lọ ní ó gbà kó tó rí nǹkan sí láyé ìjọ́ láàrín dì ní mú fún sí ọ̀túrí ẹlòmí ẹ̀sìn ní ògbéga wọ́n kàwé wọ́n agba dà fáà tó láàbì kọ́kọ̀lẹ́kò tẹ̀mọ́ bó ti rí lọ ní wọ́n rí apá ní ráìsì tán àwọn afẹ́hùn oríṣẹ́ wọ́n ṣe wà lẹ́rẹ̀ oríṣẹ́ àwọn akọ olóko méjì wọn wọlé tí ọwọ́ alẹ́ zakanti ní yunifásitì àtẹ́fẹ́sì ni ọmọ ọ̀dáde tán wá fẹ́ títí bí ọdún mélòó kò yíṣẹ́ abálọ́gbọ́ ẹnu kádàmù nígbà wọ́n ti wíìdì kí ó rẹ̀ di mẹ́ta níṣì ẹ̀sìn lẹ́gbẹ̀ yìí ẹ̀sìn lẹ́gbẹ̀ lòmí ẹlòmí ń bẹ́ lọ́rọ̀ ilẹ́kọ̀ọ́lọ́pọ̀ bàbá wọn tẹ́jẹ́ ààbìdí wọn lè kọ́ lọ ń kéwú àwọn tẹ́sùbára ìwọ́n làbó bí i lọ́tẹ̀kùn ní máa jẹ́ ń fà ní tí ń fà ní gbogbo olóṣù máa wọlé yẹ́ta wọ́n lá ìjọ́ láàrín ìtì ní mọ́bú tí a ti rí kálùkù ọlọ́mà tó ń lè gbé ohun sáyé tó lè máa yẹ́ra ọ̀rùn fún nínú ayé ẹ̀ Àtẹni ọlọ́hún, àtẹni tí ń fọwọ́ ṣiṣẹ́, àtẹni tí àdẹ́ntí ń fi agbára ọ̀kùnkùn ṣiṣẹ́ gbogbo ẹ̀ pátápátá

láwọn tó bá lágbára mọ́lọ́run ẹni lóògùn mọ́lọ́run ẹni ti kéwú mọ́lọ́run ẹni kàwé mọ́lọ́run ẹni lọ́sọ́tọ̀ ẹni ọlọ́run kùnrà kí ìbá sí kú mọ̀rọ̀tọ́lọ́run ni ìbáríkọ́ mọ́lọ́ òkúrò ní àwọn mọ̀rọ̀tọ́lọ́run tó sì lè sí lòtọ́ ẹni lájẹ̀ mọ́lọ́run ah, Àmọ́mọ̀wọ̀ tọ́lọ́run ni, èmi bá ní tọ́lá nípò ìjọba tí ó mọ́ lọ́run ta àjíjì tí a mọ̀ ní local government. Nígbẹ̀ ní ibá bá ti yẹ bá ìwọ̀n gbogbo bàbá mi ni. Nígbà tọ́ wà yà ní fún ní sẹ́tọ̀ ní bàbá rẹ̀ jẹ́ ọ́sà ìfẹ́ sí bàbá mi. Àmọ́mọ̀wọ̀ tọ́lọ́run ń bá lòpò sí àmọ̀ nìfọ́ ẹgbàá ṣiṣẹ́ ẹgbàá ṣiṣẹ́ àríwọ̀ ojú bàbá ti àwọn ilẹ̀ ẹ̀sà àwọn ilẹ̀ ẹ̀sà tó rọ̀ tó fún alágbára yìí tọ́fẹ́ lọ bá gbogbo ọba tó fún alára tó ẹ̀fẹ́ lòmí tọ́fẹ́ lọ tó yìí ọba tó fún ọlọ́run kó máa lò ọba tó fún ọlẹ́wà kó máa lò ọba tó fún ọlọ́gùn kó máa lò ọba tó fún fún gbogbo fún ọlọ́ ọfíìsẹ̀ ìdírí àwọn ọmọ ọmọ pé agbára tó fún àyíyọ́ tún padà yọ́ fẹ́lẹ̀ mí àwọn kan ní tí ń lórí ọ̀gá tó dé Ìwọ́n tó rọ́ṣọ́, ó tó ṣe rere, ìwọ̀n tó ọlájẹ́, wájẹ́ sí rí mi, ìwọ̀n tó kẹrù, tó ṣe rere, ìwọ̀n tó kàwé, kàwé ṣe rere, ìwọ̀n tó ọlọ́lá, lọ́lá ṣe rere, ìwọ̀n tó mọ̀gùn, mọ̀gùn ṣe rere.

Iná ni jẹ́ òkà mọ́ jímọ̀, ọ̀rọ̀ mọ̀ fún kẹrọ. Ní bàbá lágbà jímọ̀, ní bàbá sí ọ̀dọ́rọ̀ mọ̀ láwọn ẹ̀pọ̀. wọ́n ni bàbá dùn jí jímọ̀. Ní wọ́n ni bàbá yẹ ń kọ́ ọ̀yà ní kéwú. Kọ́ ọ̀pá ń pọ̀ wọ́n lò ó. Wọ́n

Ìjẹ́ ìrànjọ́nà ọlọ́njẹ́ àjọ́fẹ́, kó wá ìpé alágbára lóhun, kò sí tó wọlé jẹ́ oúnjẹ tọba tí ó gbọ́n gbọ́n gbọ́n kàkán. Ìjẹ́ ìrànjọ́nà ọlọ́njẹ́ ìpé ipò iṣẹ́ kọmọ bọ̀rọ̀ ọ̀rùn kọlọmọ́ sàpọ̀mọ̀ ọ̀rùn. Agbára tí ó náà ní ohun ìpínlẹ̀ ohun sí. ń kìkà. Wọ́n ṣe kí nígbà áti ẹ̀gbọ́n báwò wá bí ẹ̀sán padà dé nígbà áti ẹ̀dá báwò wá rí lórí ọmọ ọmọ tàbí ẹ̀bí kò ní gbé níta bá bí ní òhùn lọ látọ̀ lẹ́rù wá rí a kìí gbà lò kọ́

A Àwọn tó bí àfágà ní, àwọn èèyàn máa lọ sáájú wọn ni, ní gbọ́dọ̀. Kí bàbá wa bínú nǹkan sí. Lẹ́yìn ẹlẹ́kọ̀ọ́ lẹ́mọ́. Ah! Ẹ̀rọ alámílẹ́kọ̀ọ́. Ah! Torí wọ́n bá ọlọ́ndébẹ̀, wọ́n súnmọ́ ọlọ́ndébẹ̀ àìmáyé lẹni tí wọ́n gbà alẹ̀ ẹ̀sẹ̀ láàrin bàbá ajé ìkàmàrin àdà àdàbí ẹwọ gbogbo ọmọ wọn lótorí rẹ̀ àtọmọ ọmọ ẹ̀sẹ̀ ni bàbá adama àtọkùnrin ọmọ àtobìnrin wọn lótorí rẹ̀ ẹ̀sẹ̀ ni ẹ̀bùtọ́lá ní ọjọ́ gbogbo ọmọ sí ọlọ́run tàkùnrin sí orí ọ̀fẹ́yà rẹ̀ ní kàlùkì àwọn ẹni rẹ̀ nínú àwọn ẹ̀dẹ́ èèyàn ẹgbẹ́ ìní mú yàrí fún ọlọ́ha bí tẹ́ẹ̀dì bí rí yìí wọ́n ni mọ́rànà tí ń ṣe wọ́n kẹ́yìn lọ́jẹ́ wọ́n lè fọ́ kí wọ́n lágbárí ẹ̀ lọ́wọ́ tó dára bí kan mọ̀ ọmọ ti lè ọdẹ́ ọkọ̀ mi káàbọ̀ áńkásí ìlú ònà lójú gbọ̀fún dákan mọ̀ ọ̀tọ́ ní ọmọ ìwòsí ààrùn náà sí ọmọlọ́pọ̀ ti bá àdámọ́ wọn ni bẹ́ẹ̀ bẹ̀ wọ́n bẹ́ẹ̀ fẹ́rẹ́ fún wọn Yúbúsídùn aláàrídọ̀ mi ń só ní tààtí. Agbáadọ́lọ̀ fún wọ́n ní ìgbàlẹ̀ jẹ́ ni wọ́n ní ìgbàyé jẹ́ yìí. Lẹ́tàrí ìfẹ́lá kù díẹ̀ ẹ̀fẹ́ pamọ́ ni ó. Ọjọ́ pamọ́ ni ẹ̀rẹ̀ bá wọ́n ń àwọn tí wọ́n ṣe lẹ́ẹ̀mọ̀mọ̀ dárò wọn ó ìyálé ìtàmà wà aláhùnmù ẹni láti tẹ̀lé wọn lọ tó ní tí wọ́n ti lè wọ́n fún àgbàrò òun àkàlẹ̀. nígbà sáàdì ní kọ́ọ̀nì oríṣẹ́ ìgbàlá ní kọ́lọ̀wọ́ sí ọlọ́wọ́ sí ọlọ́wọ́ tẹ̀lé wọn lọ bí tí wọ́n lọ lọ́wọ́lọ́wọ́ àbọ́gbọ̀n padà yọ́wọ́n aṣàbámẹ́ ìnàmọ́ kọ́rù níwà rà mẹ́rùn kọ́ ẹni ní nǹkan wọ́n àtìkò tó di mínísítà tó di gọ́ọ̀nà tó di mọ́mọ̀ tó di òṣèl ọjọ́ gbogbo kí wọ́n kárí ní ìwé kárí lé nípa ìwọ̀n sí pẹ̀pọ̀ ọkàlẹ̀ mílẹ̀ ti rífẹ̀ ẹkàlẹ̀ mo ti rífẹ̀ ẹkàlẹ̀ àyá. Nígbà ń bẹ láyé ó sì mọ́ sọ̀rọ̀ rẹ̀ dáadáa. Ìsọ́mà yóò tí láàá ah lágbẹ́já ló sì báyìí fún mi lágbẹ́já ló sì báyìí fún mi nígbà tí eh, tó láti ń pè ọkùnrin kan sáláì sí lẹ́kùn jẹ́ ní ọmọ aláàjì wa Mustapha tánkù wọn ní àgbákò Mustapha adájọ́ alìkálí nísàlẹ̀ ọ̀nàbútà lọ́lọ́rí aláàjì Àbújá lọ́nà lè pẹ̀lú kòkòrò nísàlẹ̀ ìsàlẹ̀ alùkù ọ̀kẹ́ alùkù ní gbogbo wà lè léyà tó kọjá ìmú àmọ́ta ọlọ sí alábà ọlọ́ra nǹkan tí ìsìléyà níbi tí ń gẹ́rẹ́ alẹ́rẹ́bẹ̀ àwọn ibò àwọn òmìnbọ́ta mọ́lẹ̀ Ilé yàkọ̀lá, àlájà bá fò ní lábú ní mọ̀wà ní mìíràn Ìgbẹ́gbẹ́ o kí ló dé Allahu Akbar. Allahu Akbar. Àbẹ́lọ́n bẹ́ẹ̀ fi ibi tó bí rẹ̀ lára ọkùnrin òní. Alákọ̀wé kan lásán ni wọ́n máa ṣe. Ọ̀pá Al-Kùránì, ó ń pè ní Ajé Ibrahim, ìgbẹ́ láti pàdé pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀, àbá Tukumanu. Èmi àwọn olúwà máa, ẹ̀rẹ́kùtù ọlọ́run, máa yóò wá látara àbùjẹ́

ni wọ́n ń sọ lọ́rọ̀ ilẹ̀ ìjẹ́lẹ ogun àdúgbò àti Ìgbò àti kẹfẹ̀rí àti mọ̀sùlùmí ló sún eré fún kàkìkàkì àwọn ẹ̀wọ́n sọ fún ẹgbẹ́ àkọ́kọ́ ń bẹ̀ ni pé kò lè mọ́tí alkùránì lọ́sẹ̀ kan kí ẹ̀ bá torí parí lọ́bẹ̀ ìgbẹ̀wà kan parí ẹ̀ alákọ̀ọ́rọ̀ sí kọ́rọ̀ olùmọ́dé sílá tọ́rọ máa fáàmù ẹ̀rìn ẹ̀lẹ́wọ̀n máa bá ti dá lọ ẹ̀rìn jẹ́ ìgbẹ̀kújẹ ìlúwọ́kúwà ọ̀kanú ilé òwe lọ́ka ọkọ̀ orí wà nílé o wọ́n láwọn wọ́n sọ ẹ̀mọ́ ní ààrẹ ilé ọ̀pọ̀ Ìjẹ́ tó ń fi máa báyìí òun ní ìpẹ̀rẹ̀ níwá fún. Lórí ìṣọ́wọ́ ọ̀pẹ́dàkùn mọ́sọ̀lẹ́nìkan ó.

Àwọn فخيار الناس من بينهم يعرفون الله في تكبيره وجهار الناس مغلوق اتباع Lẹ́ìjì ọ̀lọ́lọ́wọ́, ẹlọ́run rẹ̀, ẹni tí ọ̀lọ́lọ́wọ́ náà lẹ́run rẹ̀, ẹlòmí ó jíra ọ̀rọ̀ ẹ̀, tálíkà ni, ìyá mẹ́káàrọ̀, máa mẹ́káàrọ̀, rẹ̀ mẹ́káàrọ̀, ẹni kẹ́káàrọ̀, wọ́n sì kí gbogbo wọn káàkiri ojúlé, wọ́n máa bú ọ, pẹ̀lá ìwọ̀bù, mẹ́ta lọ́run rẹ̀ máa kúnlẹ̀ kí kúnlẹ̀ àgbò sí sí kó fi ọlọ́bí tó olùsì kúnlẹ̀ ó ní ẹ̀bù, ká máa ṣe kí lọ. Tọ́rọ àbọ́m̀bọ̀ àgbọ̀ ní lára, àbẹ̀gbẹ̀ ní lára bàbá ìgbà ní sí bàbá sí kí ìyá sí ọ̀rọ̀ ní ìpá náà bá sí àgbọ̀fẹ́ ẹ̀sá tí bàbá ṣe bá wa wọ́n tó ṣe fún ọmọ àpọmọ náà ṣe ní ọjọ́ alẹ́ lọ bí kí abẹ́lọ̀ ẹlọ́gbẹ́ ilé ẹgbẹ́ gbogbo àgbàlagbàtẹ̀ àbúrẹ́dà igbó ẹwà ológun fẹ́ nínú isbọn gbogbo ọ̀nà fẹ́ nàlẹ̀ ìyàwó àfágbà lóṣùkú àyájẹ́ adamu sáà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn náà wá bí láàárọ̀ bí ìwà bá ti rí ẹwọ́n tẹ̀mà tẹ̀lú ọgbọ̀n wọn bínú tí wọ́n tó ń gbẹ̀mẹ̀ pàtó tó jiná lójijì kí ọ̀rẹ́ mi ṣe kí ọ̀rẹ́ mi dà ẹni ń gbogbo ń sì bí àbùkátà rẹ̀ mọ́ yálà òun sì kìrò jẹ mí ló fílẹ̀ àyà ti sọ́mbà yóò ti là ẹ̀rùn rákà méjì yí péré pẹ̀lú kẹ́ rídùnú ara yí ìtààdì sàlátù rákà àtẹ́ yìí ìgbẹ̀lùmọ́ta áhírí ànábìlọ́sọ́lẹ̀ dáadínú sàlátà wọ́sàmà nínà rákà ní àwọn lé obìnrin ọkọ tó tó wọ́n rọ́jú kí wọ́n fọ́lọ́run tí ìpẹ̀lẹ́bílà rákà méjì ó ṣe dédé etí fún rákà ẹni tí ò níyàwó tí ọlọ́kọ Allahu Akbar ẹ̀yà àkún lọ́kùnrin àtàkùn lóbìnrin ẹ̀bọ́jọ̀ sí máa yóò ìgbẹ̀rẹ̀mọ́lé ìrúgbẹ̀gbẹ̀ wọ̀nyí tí wọ́n rìn nìkan ní sílẹ̀ àwọn ẹ̀rọ ìrìnàjò sílẹ̀ àfọ́nfílàgbọ̀bì náà ti Ọ̀pọ̀lọpọ̀ náà ló ti dà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ́n? Wọ́n ti dà bẹ́ẹ̀ àwọn kan bẹ tí wọ́n sáàdì sí wọ́n sì sáàdì wọ́n olè èdè tí ní wọn mọ́lẹ̀ wọ́n sáàdì nígbà tí jà ní ṣe tọ́lọ́run tó ṣe tàbí ọlọ́run tó jà ní òṣò kí ẹ̀ ẹ̀yíjà kánà yóò ẹbá ń kó àwọn tí wọ́n lọ́kọ láya tí wọ́n fara mọ́ pírọ́blẹ̀mù ní ẹ̀kọ́ tí wọ́n bínú kúrò ẹ̀yìn ẹ̀rọ ní márùn-ún ẹ kó àwọn ọkùnrin tí wọ́n fara mọ́ pírọ́blẹ̀mù ìyàwó tó bínú kọ́lẹ̀ pẹ̀lú bí àwọn ti bínú tó ẹ̀yìn ọkùnrin nu ẹ̀kọ́ wọn ti fi gbélé iná bòjì ní alájọ́ wọn pa wọ́n torí wọ́n ti kàbànújẹ́ láyé gbogbo ọkọ̀ tí ó máa ń ṣẹ̀tọ́ lórí ìyàwó ọ̀nà ìyẹn gbogbo ìyàwó tí ó máa ń ṣẹ̀tọ́ fọ́kọ ẹ̀ yóò gbàgbé ara rẹ̀ ni yóò gbé ọkọ lékè tààrẹ̀ yóò gbé ìyàwó lékè tààrẹ̀ lọ́nà rẹ̀ ìmọ̀ ọlọ́run wà dùn Ọlọ́run ló kìí kí wàhálà fọ́kùnrin pé ẹ máa bá ń bọ́ wọn, ẹ máa bá ń tọ́ wọn, ẹ máa bá ń rè wọn. Ọlọ́run ló kìí kí wàhálà fọ́bìnrin máa lọ́dọ̀ ọkọ rẹ̀, máa dáná fún, máa fọ́sọ fún, máa bímọ fún, ọkùnrin àtọ́ ayà yàkùnrin àtọ́ máa gbó mọ́lẹ̀ àtọ́ máa bínú sí àtọ́ máa bú lẹ́sẹ̀ẹ́. Irú obìnrin bẹ́ẹ̀ inú kébìnrin gba kò lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run àbí kọkùnrin gba ìkò lọ́wọ́ mo sọ̀rọ̀ kan oní yìí wọ́n fi sẹ̀yìn láǹfààní kí n tó wájòkó ní kọ́lọ̀ tó bẹ́ẹ̀ kọ́lọ̀ tó bá tá ní ọmọ tó ní kò jù bẹ́ẹ̀ abẹ́ jíṣẹ́ fún tọ́bá dé kọmọ gbọ́ ìyá wa kan jẹ́ bàràká ní ìsàlẹ̀ kókò lọ́dọ̀ bàbá wa jẹ́ tèmi ọ dára ìyá bàràká yìí àbá àwọn tí ó gìn jíjì ló bí wọn lákàrá mi àbá làwọn náà wọ́n tún wọ́n wá ṣẹ̀tọ́ ọkọ̀ rẹ̀ wọ́n wá ṣẹ̀tọ́ ọkọ̀ débi wípé tómi náà bá wuli jẹ́ Àwọn alálùbáṣà. Àwọn ni wọ́n bí dọ́kítọ̀ wa, àyájọ́ wa, àmbásádọ́ Abdelkabir. Wọ́n tó bí mọ̀ tẹ́sà fún ìmọ̀ bí wọ́n ní àlùbáríkà lọ́kùnrin lóbìnrin. Ẹ máa gbọ́. Bàbá aṣẹ́ ìṣàyí tí jàgbẹ́rọ, wọ́n a máa mọ̀ sí láàrọ̀ láàrọ̀ kámọ́bà máa tògbé gọ́nà ọ̀sùn ẹjọ́ mẹ́rin lágbó ní ọba ti mú tí ìjọba làágùn nìkan ní tògbé mọ́nà bẹ́ bàbá wọn tàbí ní tají ẹ̀rọ ìmú tí wọ́n lọ sàtúnṣe kan nìkan wọ́n adágbére fún màmá nígbà tí bàbá wọn adé òbí tún ta bàbá ìyàgbógbé ọba paríjà tọ́nà bọ́ bá jẹ àmàlà abọ́ kan tọ́ bá ti sàrò orí rábàjí kan ìyàn ọ̀sẹ̀ àmàlà òǹkùnrin ìgbùn tàwà wá bàbá tó pánàpá tó kọ ìyá wa ni bẹ̀rẹ̀ wá náà gbẹ́dàgbà ní jẹ́ ti bí àń sáàbùdì dín lákàlá mi ilé àwọn àbáyì ọmọ gbẹ́dàgbà pàtó lọ márkàrí ilẹ̀ wọ́n ti bí àwọn kéèyàn bá ìwà rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ àdìyẹ kọ́kọ́sì eré rẹ̀ ní ẹ̀rọ báwọn àmàlà àmàlà ní mọ́ ni àjẹ́rà aláwọ̀ ọ̀rọ̀ tí kọ́ lé àmàlàkù tó gbé mẹ́sẹ̀ kíákíákíá mẹ́ràkánṣẹ́ kíákíá tẹ́ẹ̀sì ma bá wọn àgbàlagbà tó ń fi máa tó dà mú bá wọn ìyàwó ìyàbá bọ̀n ìyàbá lọ kógi ọ̀dána sáàrù ìyàbá ń sọ́nà iná ọ̀dájùn ìyà ń sọ́nà iná ògbò kọ̀míá nígbẹ́jú wọn ìgbẹ́jọ́ mẹ́jọ ẹ̀yà àwọn ni ìmọ́mọ̀ ẹ̀kọ́ ń sọ ìmọ́mọ̀ ẹ̀kọ́ tò ní àwọn ọlọ́mọ Ìwọ́n ah! bá ní Yorùbá wá, Yorùbá Sẹ́nẹ̀lì, ìyá ń fẹ́, ọmọ tó ń fẹ́, àtẹ́gùn tó pẹ̀lú iná lọ ó tún fún. Ìgbà arábínú dáadì. Ah! Bọ́ọ̀ká ọjọ́ ọ̀tọ́lá yìí, ìjọ Àjíbá lórí ọ̀bàbà ìṣiṣẹ́ rẹ̀ sí ìwá ìwá rẹ̀ mẹ́gbẹ́ ọkọ̀ ní ọ̀ṣọ̀rọ̀ báyìí sí mọ́rí. Ẹgbẹ́ nílé ọ̀rọ̀ lásán. Fún ìtìjú àti bẹ̀rù àti fẹ́ àtàánú ìdàmú báyà. Ìgbàlá ṣùgbọ́n ẹkùn ni wá pẹ́ bàbá ti wọlé lọ́rùgbà tó jẹ́ ìmọ́mù ẹ̀kọ́ tí ń jọmọ kí wá tó lọ bọ́nà lọ́gbá tọ́lá ìyá ń sọkún púpọ̀ ayẹ́kúnlá orí ẹ̀kúnlá orí alámọ́lá ọgbọ́rọ̀ ẹkúnlá orí bàbá tó wá wá tí bá wọn lúgbọ́n báraka ọwá kúkọ́ àmàlà ní ó tó fún mi ẹkúnlá àmàlà irú ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ bá ìsinmi ẹ̀ṣọ́ bá ìsinmi ìwọ̀n tó tó wọ́kọ̀ rẹ̀ láti jẹ́ kàá wọ́n máa sọ fọ́kọ̀ rẹ̀ àtọ̀ọ́bú àtọ̀rọ̀ ẹ̀yìn àtọ̀ọ́bọ́ ajínmù náà jí fìkí ọlájẹ̀ ìjẹ́mù náà nìkan ìbádá ó tó sì fìkí kún yóò túnà sí ọkọ̀ rẹ̀ káàkiri gbogbo àdúgbò àtúnlómi mọ́kọ̀ rí máa ya ọ̀rùn táàrí tọba ya nǹkan tí nǹkan ẹ̀sìn mọ̀lọ́ ẹgbà pẹ̀mọ́lá ẹmà gbọ́tì ya ìyá bá rò pé ẹ̀sìn lọ́wọ́ sọ báyọ̀ lọ́nà tó bẹ̀rẹ̀ ní ìbàtàkọrọ̀ jẹ́ túnà sí ọkọ̀ tí ní sọ báyìí túnà ọkọ̀ mọ́ fi dùn lọ́rọ̀gbà lọ́gbà ń gbé kún díwá tí ọba ní fún mi àwọn tíra tí wọ́n fún wọn jẹ́ ní sàdúrà nígbà ilé ilẹ̀ ọ̀hàn tàà hàn fún mi kíákíá lọ́bà hàn ẹgbẹ́ àrígbà láfọ̀ àfá ìmọ́mù èkó bí wọ́n ti fọ́ hàn títà ìyábà fi fọ́ ìwọ́n lọ́wọ́ mọ̀ dùn ọkọ̀ mi nínú mọ̀ dùn ọkọ̀ mi nínú mọ̀ kí ní ọkọ̀ mi ó pọ̀ ẹ̀rọ gbogbo ìrẹ̀lẹ̀ ìyábá ń náà tẹ̀sáàrù ìgbòmójógún wọ́n rọ̀ ní ìtànàjì wọ́n bá sáná sẹ́sẹ̀ ìyá lábẹ́ kòkò tó gbé kaná ní wọ́n bá jò ní ọjọ́ wọ́n rẹ̀ máa ń jò láàlá Tọ́rọ àbága ilẹ̀ àwọn ọmọ ẹ̀rọ wọn rọ̀ ẹ́ kí lẹ́rìn ẹ̀sẹ̀ yá ní gbọ́nà yìí ẹ̀sẹ̀ yá ní gbọ́nà yìí. Ìyá sùn kalẹ̀ ìgbàkọ̀ ọlọ́run. Ìgbàkọ̀ ọlọ́run ìmáàmù gárúbà wá sáré lọ bàbá bàbá nǹkan tó lórí ilé àwọn ẹgbẹ̀rún ọdún kọ́ ẹgbẹ́ àwọn ìgbàlẹ̀ kò tó ní ẹkẹ̀ sí ju uh, ẹ̀sìn ni ẹ̀sìn ni ẹ̀sìn ni yàtẹ̀fẹ̀ kú ni wọ́n ń sọ ọmọ tó gbẹ́dọ̀ yàtẹ̀gbà tó ti dàgbà lẹ́kọ́ ní sọ pé ìtọ́jú ní o ìnẹ́ndọ̀lá lálàlà nílò fẹ́ ọ̀rọ̀ pé bàbá ń fẹ́ jó bàbá ní kí ló dé àmàlà ti délẹ̀ yìí ọ̀rọ̀ àmàlà dé ẹgbẹ́ àmàlà lódún ẹlọ́rọ̀ ẹfẹ̀ ya ń gbọ́mọ́ ẹfẹ̀ ya ń gbọ́mọ́ tó bá ní mẹ́gbẹ̀ fún ọmọ ṣe ní iná báwọn gbọ́ngbọ́ra yìí ọ̀rọ̀ aládìjẹ́ bàbá bá jíkú tọ́wọ́ká tọ́wọ́ká tí lúgbú tí ó ṣe tó báyìí táà ọmọ bàbá ń gbàtẹ̀ bá mi rí ọ̀dún báyìí rí ẹ̀ sọ̀rọ̀ sí mi rí ọgbẹ́ kínú yóò dùn ní pẹ̀lú ẹkún ìyá tó fi ń sẹ́gbẹ́ ìyá máa ń tó lọ́lọ́lọ́lọ́ wọ́n ní ọ̀rọ̀ wá ní kòtúbà kòtúbà kòtó ní ẹmà lọ ìyá ní ẹmà ẹ̀ta máa lọ ẹ̀ta máa lọ Allah Allah Allah Allah Allah Allah Allah, ìyàwó gà nílẹ̀ lùgbà dúró ẹ̀rọ. Allah, Allah, Allah. Ẹni na ilé orin ìjẹ́ na ilé orin. Allah, Allah, Allah, Allah. Allah, Allah, Allah. ẹlẹ́ni ọlọ́run níbi tí ìyàwó ti gbàgbé fọ́gbọ́ lọ́wọ́ ọ̀gbọ̀nkálẹ̀ ọmọ ìmẹ́jọ mọ́rọ̀ àmàlà bàbá wà bẹ̀ ti ṣe àgbẹ́ àti àà kẹ́rì mi lọ́nà ọ̀nà albarka ọ̀nà albarka ọ̀kanu bàbá wà bẹ̀ ẹni yẹ́ ọjọ́ lọ sàlárì fún mẹ́rẹ́ra mi yẹ́sì àhán àhán ìgbà agbọ́rùn-ún sínú ìyá tó bí wọ́n rà ní ìyá tó bí wọ́n rà ní toríkẹ́ ìyá àsíkẹ́ mọ́ yóò dùn yí bá ọkọ̀ yí máa ṣe yí bá kan wọ́n ní bàbá bẹ́ẹ̀wẹ̀ tó bí bàbá sẹ́bù láìgọ́ náà wọ́n tọ́kẹ́ wọ́n á pẹ ìyá tó bí sẹ́bù àwọn òṣìkọ́ ní ìyálé báyáwátá àwọn

ọlọ́yìn náà lẹ́ni ń gbọ́mọ́ wá láti gbáwó látàlẹ́ àná ni mo ti wà ń bẹ̀. àwọn ọgbọ́n tí wọ́n wá tó bẹ́ẹ̀ tó èmi náà lọ bẹ̀rù tó lẹ́ẹ̀ èmi náà lọ fi títọ́ lẹ́ẹ̀ pẹ̀lú ìgbọ́rọ̀ ohun ní àlùbáríkà àmìnà ẹ̀yẹ́ sì gbìnà ti gbogbo ayé gbogbo ẹ̀ àmìnà háìlà tó ṣe tẹ́ di oyún náà ní ṣe ògbà ọmọ tẹ́wọ́ ìjìbà wà láti sí ìyà láti lọ́hàn lára ọmọ lọ́hàn lára ọmọ lára sọ pé irúgbìn yóò padà ní títí rẹ̀ bágbì yóò hù fábúrú lọ bágbì yóò hù ẹjọ́ kan yóò yẹ̀ ń jẹ ẹ̀yọ́ ọkùnrin ẹ̀jẹ́ ìyàwó yọ̀ sí tó lájá sí pé ọkùnrin náà gà ní àti gbogbo àwọn ọkùnrin yókù máa bá lè so sùúrù káwà lè lè sùúrù àdùnkà lọ bàbá ẹlẹ́ àlọ́ pìtàn fún mi mo fẹ́ kí ẹlẹ́rùn ní o ẹni wákàtí ẹ̀rọ tí mo ti dúró ẹ̀yẹ́kùnrin lọ bàbá ti délẹ̀ ìgbà níwájá náà ti fẹ́ àbí lọ bùkà wá ní ìlú ẹ̀ máa sí pẹ̀lú Bọ́lọ̀ fẹ́ ọ̀dá ẹlẹ́ha, wọ́n ní olí kan bẹ ìlà ìtẹ̀lẹ̀ rẹ̀. A máa ṣe kíni, a máa ṣe lọ́wọ́ púpọ̀. Ìyàwó rẹ̀ máa dà láàmú. Aláyọ̀ nìyàwó ẹ̀, aláyọ̀ kúrò. Báwọn àfá bá kúrò yìí, náà bá ń ṣe ráyìí kọ́ ló ń gé lọ́wọ́. Lẹ́bàá yọjú. Àfá díẹ̀ déjì ìjẹmọ́ sáàgbé lẹ́wù ní déjì ìjẹmọ́ yóò kan ọkọ̀ ẹ̀lábùkù àbọ́bàtà ríjì lè pápàpá àwọn ẹ̀wọ́n rí bí inú ìyàwó ogún wọlé lẹ́yìn ìkà fà lábùkù jojúmọ́ àwọn ẹbí bínú àwọn ọ̀rẹ́ bínú àwọn jọmọ́ bínú tàbí ìbínú àmá àbáta rí yìí tó bá ṣàgbé lọ́dọ̀ ìròyìn ni ẹ̀yà wàhálà yìí wá pọ̀. a ní bá bẹ́ẹ̀ sí lọ́bá ń fọ́sọ́ àfọ́ ọlọ́pọ̀sọ̀ ìyàwó ìyá nínà tọ́gbọ́n tààlé òní gbágbọ́ fún ọrọ̀ àmáwọn olè pọ̀ ìjọba fẹ́ gbé fún láàrín ọgbà fún mi àmá ìjọba wù ọ̀ká fẹ́rẹ́ rámọ́ ọ̀fọ́ ọ̀fẹ́ ti gbà fún mi àwọn yóò gbé ti fọ́ kí nìkan fún ọmọdà wọn lóhun nítọ̀ lọ lọ lọ ìrìnàrò ìyàwó ẹni lọ́wọ́ kò sí láì fínbẹ̀ kí ó gbà pé ó fọ́ ní nǹkan jẹ́ ní àfáàyà máa ti bẹ́ẹ̀ àwọn èèyàn wá ti àfá àti kídé gbígbé àfá orí bọ́lọ̀ ti gbàdúrà rẹ̀ ìyàwó yóò tọ́ sí ọ̀ ẹ̀hànà nílé ìwòrí nílé yìí wọ́n lè aláàfá bá ń ṣe nẹ́fìlà lọ ìtẹ̀síbálẹ̀ ìwọ́n ní ẹ̀yìn àwọn ọba ti tẹ̀síbálẹ̀ ní bá lọ dà lọ àwọn tàbí àbá ti sàdúrà pẹ́rẹ́ ìwọ̀gbà òkìkí kan lọ tó ọba ti sọ̀rọ̀ tí ó ma tí ó ma gbà tí ó ma tẹ̀lé inúwò òfíìtì rẹ̀ ẹ̀hànà ní ìjágbádùn fún ìjágbádùn wà sí ìjágbádùn kílé kan ó tó kọ́ lọ kí a fẹ́ máa fà lọ́rùn fẹ́ sẹ́ lẹ́yìn lálùkọ́ ma rójú eyín rẹ̀ láàrin rẹ̀ kí a fà lọba dojú rẹ̀ ọ̀rọ̀ gidi ní rẹ̀ ọ̀dà rájá rẹ̀ gbogbo ọ̀dọ̀ ọlọ́run torí ẹ̀rù méjì ní ń bà àbá ń bẹ̀rù ọlọ́run ọgbẹ̀ ìyàwó ọgbọ̀wọ̀pọ̀ ni wọ́n ń sọ́ra sí mojú ṣe ọlọ́ tó ti àwọn èèyàn bá tàfà jù àwọn ìyàwó ìjẹrẹ inú bá bí àfà wà lóko ní odóko kọ́sàtìkò odò ha ọwà ẹ̀nẹ́bí aráta méjì kọ́wàá fẹ́ ìwọ̀n ọlọ́run bá wá gbọ́rọ̀ yìí nílé tó ọgbà fún mi wọ́n fẹ́ bá àlàtẹ́ ní ẹkùn gbogbo ẹgbẹ̀ pátápátá ọlọ́wọ́pọ̀ ìyí ní gbé nílẹ̀ tí àfikẹ́ rí wàdúwà látẹ́gùn bá fẹ́ wà nígbà bá ṣe jádà ọmọ pàtàkàdúwà ti gbà ìndélé báyìí ń tó kéré ní ẹrù ọgbọ̀rún ó ti ọkùnrin náà bínú kò ní atẹ́gùn tó fẹ́ lọ fẹ́lú ìyàwó ìyàwó náà kí mọ́jẹ́ ìjọ fún bílẹ̀ jọ́ yìí wọ́n ni wọ́n jẹ́ máa lọ́gẹ̀rẹ́ ọlọ̀ òfúrò alàmù nígbà ní ogún àwọn èèyàn gbọ́gbọ́lẹ̀ àwọn ọdọ̀rọ̀ mímọ̀ rẹ̀ tó bá rí ká ilé ìlú jáde tòrò mímọ̀ rẹ̀ lọ́pọ̀ tí wọ́n dánmọ́ ọmọ ìyàwó mẹ́wàá kọ́mẹ́ ọ̀dákanọ̀mí sọ̀rọ̀ Ìgbòrò náà. Dára jẹ́jẹ́ ìgbọ́, àwọn ọ̀rọ̀ pé ti ìgbẹ́lẹ̀ ìrẹ̀lẹ̀ fún mi sọ̀rọ̀. Àwọn náà ní máa ṣe bẹ́rẹ̀ ọkọ̀ ábílẹ̀ náà. Làbá bá délé ọlọ́ fún ìyàwó mi. Ìyàwó tó wá fàfáà, ábídà ni, sọ́ọ́lẹ́hà ni, kọ́ níta ni, kó farabalẹ̀, àbáwá ń pupa àbáwá ní ọkùn àbáwá tí mà díẹ̀ lábí àti dé ẹ̀rẹ́ mọ̀gbẹ́ àgbẹ̀gbẹ̀ wá fẹ́ jẹun ló kéje mọ́ pàrá pé ẹ̀rẹ́ aláti jùlọ èyí lè jù tó bá àbáwá ní ọmọ ìgbà rẹ̀ kì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ ilé ìwé oúnjẹ kan sí ìtàṣì tó gbẹ̀mù sí àwọn àgbẹ̀ alhamdulillah alhamdulillah náà fà bá wá ṣàdúrà àwọn èèyàn wà jọ wá ní àrí gbígbàdúrà yìí ọlọ́wọ́ pọ̀ tàbí àwa lóòrùn wà lọ́lẹ̀. Nígbà tí wọ́n ti wàhálà wọ́n ń jẹ́ bí oṣù mélòó sí àbáwà bẹ̀rẹ̀ òun yẹn náà ọlọ́run kí mo ṣe fún ọ kí mo fi ṣe ọ́. Tó wá jẹ́ pé ń bẹ̀rẹ̀ àbúrò gbà mọ́ tí ó bí ọlọ́run mú dáwọn ọ̀rá ìjọ sọ fún lójú náà. Àdáwò tí mo gbé sí ọlọ́run faramọ́. Àdáwò tí mo gbé sí ọ ilẹ̀ lọ́ọ̀fẹ́ Mọ́sù Muhammad bí i tìí ní ọmọ ọba ń tọ́jú rẹ̀. Ọmọwọ̀kọ̀. Bọ́gbọ́n ló ń gẹ́gẹ́ tọ́ọ̀mọ́ ìjọ sọ lẹ́yìn. Àwọn ọdún kí ni ọwọ́ jíjẹ náà mọ́ tí yóò mú jù fún bá mi tọ́jú ẹ̀. Ìwọ́n ti kú ọlọ́dẹ̀ rẹ̀, ìrìn kìíní. Ìrìn kìíní ìdọ̀fẹ́ ń jẹ́ tọ́jú ẹ̀. Ẹni dáa bá kọ́ lọ, ọlọ́mọdé ìgbàgbákùn, dáa bá mi kọ́ lọ. Tọ́wọ́ lẹ́ká bí ààrẹ máa gbà, ìwọ́ àbáà, lọ bá ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé irú ìbẹ̀rù tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń jẹ́ oní yìí tó ń bẹ̀rù ọmọ ọlọ́n tó ń bẹ̀rù ìyàwó rẹ̀ lẹ́yìn ìyàwó tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní sí ń bẹ̀rù bí ìyàwó tó ọmọ ọlọ́run Àfíríkí ẹni tọ́lọ̀ ń kẹ́ òsìkì tí ò fi gàrí jẹ́jẹ, tí ò fẹ́ lùwọ́ jẹ́jẹ, tí wọ́n ń ṣe wà fífà tí ò já. Tó ní pẹ̀lọ́dọ̀ ọlọ́run jẹ́ ní tó fi nílọ̀ nìkan sílẹ̀ àpìlúwà àti gàrí lọ tó nílá ẹni tí ó ṣe tẹ̀sùbá lẹ́yìn tó síyàwó tí ìyàwó jẹ tó mẹ́jẹ ní ẹ̀sùn sanwó léwe tó tó wá gbọ́ takútọ náà à ipò rọ̀ gajù jẹni tó nígbà yìí Allahu Akbar ìgbà tí ń ṣe lọ́run pẹ̀lú ìyàwó àkọ́kọ́ pẹ̀lú bẹ̀rù ni tí ń sì ń ṣe lọ́run ní sí pẹ̀lú ìfọkànbalẹ̀ ní ẹni tó gbé mọ́tò tó fi yákọ̀ sí ìrìn gbígbé kí ẹ̀rọ rẹ̀ pàpá yákọ̀ tàbá ń bá yákọ̀ lọ́nà mọ́tò sáà máa

sísìn bẹ́ òwúrọ̀ ọgbà náà bà ní ọgbà láti ọgbà Allahu Akbar yàní tàwọn àyàwó rẹ̀ gbàpù lọ́dọ̀ Ọlọ́run yàní tàwọn ọkọ rẹ̀ gbàpù lọ́dọ̀ Ọlọ́run àwọn ará ní ìwé ní tá ń fẹ́ ní Kùránì pè ní òkò àwọn kan tá ń fẹ́ ní Kùránì pè ní ọ̀tọ̀ Bàbá lè rọ pẹ̀lú ọlọ́run yóò ṣẹ́kọ́ rẹ̀. Bàbá lè rọ pẹ̀lú ọlọ́run yóò ṣẹ́kọ́ rẹ̀. Ìpínlẹ̀ òbí wọn pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ ìṣòro wọn. Bàbá rẹ̀ bí wọn pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ ìṣòro wọn. Àwọn dúdẹ̀ ẹ̀tọ́ kò fi ọlọ́run lórí àwọn ayá. Àwọn dúdẹ̀ ẹ̀tọ́ ọlọ́run lórí àwọn ọmọ ọmọkùnrin tí ó bá tọkùnrin onílò jẹ́ ẹ̀tọ́ wọn ọkùnrin tí ó bá tọkùnrin onílò jẹ́ ẹ̀tọ́ wọn ọkùnrin tí ó bá tọkùnrin onílò jẹ́ ẹ̀tọ́ wọn àkúrúdìẹ̀ máa tọ́kùn ní ṣe nílé tó ẹ̀nà kan. Tọ́kùn ló ń jẹ ká wọn ní ṣùgbé pẹ̀lú aṣọ ká wọn ló ń jẹ́ pẹ̀lú ìfùgbé pẹ̀lú aṣọ ọkùnrin tí è bá tọ́kùnrin ò nílò ṣe ẹ̀tọ́ ọkùnrin tí è bá Ọkùnrin tí yóò bá tọkùnrin yóò nílò ṣe ẹ̀tọ́ wà rẹ̀. Ọkùnrin tí yóò bá tọkùnrin yóò nílò ṣe ẹ̀tọ́ wà rẹ̀.

bá orí kẹ́fì mẹ́sílẹ̀ lórí ọ̀rọ̀ wọn ọkùnrin tí lè máa wọ́kùnrin nílé jẹ́ ẹ̀ẹ́fẹ́ wọn o ọkùnrin tí lè bá

Ìjá sọ̀lá ayà ọ̀pọ̀lọpọ̀ ní ìtòrí ọlá, ṣàbínú sọ́ọ̀lá, tàbáyà jà ní ìtòrí ọlọ́run. Tàbínú sí ọkọ̀ ọkọ̀ ṣàbọ́kọ̀ jà nínú ọmọ. Ọkùnrin tí ó bá ọkùnrin nílò fẹ́ ẹ̀ẹ́dọ́ Ọkùnrin tí ó bá ọkùnrin nílò fẹ́ ẹ̀ẹ́dọ́

Ọkùnrin tí ò bá jọkùnrin onílẹ̀ jẹ́ ẹ̀ẹ́ta ọmọ ọkùnrin tí ò bá jọkùnrin onílẹ̀ jẹ́ ẹ̀ẹ́ta ọmọ

حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم وإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يتعبون من جوع وآمنوا من هوم آمين جماعة جاءت الله أكبر هذا الله أكبر àti fún àwọn bàbá wa ẹ̀rí